الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى عليك كاتب فوى النبي محمد صلى الله عليه وآله وسلم àwọn àlàyé tí a ń ṣe fún àwọn lọ wùnà ni àwọn ọ̀rọ̀ nípa àwọn ṣùgbókù sọ́lá àwọn mọ́jẹ̀mú àti wọ́n mọ́ àwọn àhàdíf kọ̀kan èyí tá mi ń sọ̀rọ̀ bẹ́ nípa sẹ́tùrù láwọ̀rọ̀ nípa bí ká bú ìhù ọ̀rọ̀ istikbalul kibla ká sí kibla èyí tawaka kẹ́yìn bẹ́ òun náà hadith wípé النبي صلى الله عليه وسلم وني الأرض كلها مسجد إلا المقبرة إلا المقبرة والحمام رواه الترمذي وني وله علة إلا أن الحديث صحيح حديث يتوب أن إني المذهب من يقبل وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى أن يصلى في سبعة مواطن wọ́n ní pé ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti máa kírun fi sab'ati mawatin láwọn àyè méje àkọ́kọ́ ni wọ́n ní almasbala walmajzara walmaqbara wa qari'ati at-tariq walhammam wa mawatin al-ibil ومو وفوق ظهر بيت الله تعالى رواه الترمذي وضعفه so kò sí yẹ méjì pé hadithi yíkọ́ laysa hadithan sahihan wa ma qalahu an-nabi sallallahu alaihi wa alihi wasallam wal hadith ضعفه العلامة محمد ناصر الدين الألباني فننتقل إلى غيره وعن أبي مكثت الغنوي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها رواه مسلم حديث إليه أدمن بانيج كتو قجا إكي النبي صلى الله عليه وسلم وقف وانبي ما كيرو كما دوجوكو كدجوكو ساري gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì yíò sallallahu alaihi wasallam ẹ má lórí sàárè níbi bí ìdẹ́ ni a ṣàlàyé àwọn aburú tó wà níbi ìmá sí òkú sílé àti àwọn aburú tó wà tó ma ń tẹ̀lé ìmá pán sàárè lé bẹ́ ìmá ma sàárè kọ ga àbí ká ma kọ́lé rọkìríká sàárè ká ma sìmẹ́ntì sàárè ká ma dá òkúta sórí sàárè ìwà wọn ẹlẹ́bọ ni kìkí ń ṣe ìwà wọn mùsùlùmí so ó dàbí pé àlàyé yẹn ta ṣe níjòkó ẹ̀ ó ti yóò ti lọ díẹ̀ fílé inṣáàlá hadith tó kàn ní hadith abu sa'id al-khudri radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam idha jaa ahadukum al-masjida falyanzur fa in ra'a fi وليصلي فيها أخرجه أبو داود وصححه ابن خزيمة والحديث صحيح كم قد صححه الألباني في صحيح سنن أبي داود حديث إليه توكاي هنا الحديث lè tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kìkín ṣe ìlú nìkan general around the world ni wọ́n ṣe àìmọ̀kẹ́ nípa hadithi wọ́n ṣe àìmọ̀kẹ́ nípa ipé kìíní wákìrù ni in tó rìnlẹ̀ ni o ni Ànábì sallallahu alaihi ìdájá àhádùn kúmọ̀ ní masjid tí kanú yí bá dé mọ́ṣálásí fàlẹ́nù kówò kówò bàtàrí fa'inrọ́ àfihàn aléhì adá tó bá rí ìdọ̀tí níbi bàtàrí fàlẹ́msáhù kó fi nólẹ̀ kó gbọ́n dada kó mẹ́ṣẹ̀ pé dọ̀tí wọ́n sí ń bẹ̀rẹ̀ pàlìsọ́lì fi ha

ṣe bá yà rẹ̀ tí ó túnbẹ̀ ní pé as-salatu bin-ni'ali sunnatun muttaba'a kakírun káfíbàtà kí kò sí tó ṣe súnnà ni a súnnà ni so dú ẹ̀lú wíwá mọ́rùn bí a lò tàbá fẹ́ kí mùsùkú lára nìkan náà wọ́n bá tàà kìkí ń síbẹ̀ nìkan ó ń pè sọ̀látù náà ni sọ̀látù jánásà ni a sì wọ́n náà rẹ̀ tàbá fẹ́ kí mùsùkú lára àbíkẹ́ lórí ìgbà ìjọ ìdì nìkan lálẹ́ ọbátá lálẹ́ fi bàtà kí wọn àyíwẹ̀ ẹ̀bẹ̀ lọ kìkín sí ẹnìkan a bá tó bá kẹ́ bàtà yìí sẹ́ àló ní ti gẹ́ ṣe bá yìí àbí ó sì dé kò sí dọ̀tí bẹ̀ tí ó dọ̀tí mọ́ṣáláṣí tí gbogbo wa yẹmọ̀yẹmọ́ ó dẹ̀ wọ́n bàtà ó dẹ̀ fi kí wọn ma fi wàlá nínú tàbí hadith ni pé yadulul hadith ala jawazi salati fi na'aliyin إذا كان إذا كانتا طائرتين أو طائرين وأن الصلاة فيهما من السنة ohun tó kàlẹ̀ orí pé ìgbàláyè ilékèsí pé dẹ̀dẹ̀ pé dẹ̀dẹ̀ ọwọ́ bàtà wà ara àmọ́ ìgbàláyè ni jawaz ìgbàláyè ni kákírùn fìnnààlì kákírùn nínú pẹ̀lú bùtà and then àlàyé pé nínú kásìn gaba yóò kọwọ́ sunna ni nínú ẹni man ad-dukhul bihima al-masjida idha kana fihima adha wa qadaran aw najasa aw qadaran aw najasa oníkòkò tọ́ kò sì sí ìgbàláyè ká kí wọn pẹ̀lú rẹ̀ àbí ká ti ẹ̀wọ́wọ́ ní mọ́sálásí tó bá jẹ́ pé dọ̀tí wà níbẹ̀ tó bá jẹ́ pé yálà ìdọ̀tí pé tó ṣe pé ó jẹ́ ẹ̀gbẹ̀gẹ̀gẹ̀ pé àà ah, bí á àwọn kẹta ti mọ̀lẹ́gbẹ̀ẹ́ àbójá àwọn ọ̀dọ̀ tí ó ṣe pé yóò tẹ̀ kọ́kọ́ lálàṣẹ yóò sì wọ́n sí láti báṣàbàṣà fún wọn náà gbogbo ẹgbò ní sí kí ìwọ̀n yíwa rí ẹ̀dẹ̀gẹ̀dẹ̀n lá òòlè wọ́n yíò wọ́n mọ́sálásí ó bọ̀ sí tàbí ọ̀nà wáyí ńlá kò sí tó sí kí yẹn fìbàtà kí wọ́n ni ìdá ọ̀rọ̀dà dukhula al ó yọ kó فإن رأى فيهما قذرا أو أذى مسحه بالأرض أو بغيرها tó bá gbọ́dọ̀ tí bẹ̀mí àbí kàmí yóò fi múlẹ̀ yóò gbódada yóò mẹ́ṣẹ̀ àníkò sí kẹkàn bẹ̀mọ́ ó ní ti dáadáa ní ثم دخل بهما وصلى بهما إن شاء ذلك lẹ́yìn gbà yíwa wọn mọ́sílásí pẹ̀lú èyí sì kírun tí yóò bá wù láti sí bẹ́ẹ̀ náà حديث يتتعلن حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وطئ أحدكم الأذى بخفيه فطهورهما التراب so hadith yìí ńkọ́ internet mi sọ fún إذا وطئ أحدكم الأذى بخفيه tí kanu yí ẹbá bàtà yí wá kọ́ ẹ̀gbin fàtọ̀hùrùmà in tẹ́ fi máa wọn ni àtọ̀rọ̀ bí yẹ̀pẹ̀ ní ó fi gbó yẹ̀pẹ̀ tààrà ó títí tí gbogbo fi bá yẹ̀pẹ̀ lọ tí yíó sì gbọ́dánù tí ó sì ní sí ìdọ̀tí so ilé náà nínú àkọ́ tó fi ń rẹ̀lẹ̀ fún wa wípé yíó lè kírun pẹ̀lú rẹ̀ ni ló jẹ́ pé ẹ̀sìn sí máa sí pẹ̀lú ọgbọ́n orí ilé amúrùta àbùdí yóò kìí ṣe tó àwọn ẹ gínigaginakan a ẹ̀yìn ẹ̀wò ẹ̀yìn ẹ̀wò tí ma fẹ́ wọnú lé ìmọ̀ bàtà tí ma fẹ́ wọ mọ́sílásí ara ìṣègbú olówó kò bọ́ bàtà wọnú lé wọ́n ló wọ́ olówó bàtà wọnú lé kò sí ni ṣáàbù ṣáàbù ni pé kó mọ́ ní dọ̀tí dípé kò sí ìdọ̀tí kẹ̀kẹ́ mẹ́mẹ́ àbó ọ̀fọ́ gbogbo tí ẹni kò tí a sí ìdọ̀tí kẹ̀kẹ́ mẹ́mẹ́ ìlà ó ti yọ sí bó ń wọ́ a fi ń sẹ̀sọ́ gbígbá sí wọn sọ́sẹ̀sọ́ nì ní ìsinmi àti ẹgbẹ́ta sọ náà bá nílò tí ó fẹ́ gbáṣọ yẹn wọlé ó fẹ́ bọ́n tàbí aṣọ ti lálà sí wọn lára ìrìnsẹ̀ gbọ́nà bí wọlé ó bọ̀ ó sọ̀rọ̀ abọ́ síta àbí kó bọ́ ní wọn tọ́lẹ̀tì lọ kó bọ́ síbẹ̀ kan mọ́ ọ̀fọ́ níbẹ̀ ṣe bí ìlà ní ẹgbẹ́ àbí bẹ́ẹ̀ náà ní ìdílà tó wà ń bẹ̀ ìṣù tó wà ń bẹ̀ káàfi lè wọ́wà wáyé tó bá mọ́ onẹ́lẹ̀gbẹ́ ìdàzálẹ̀tì ìlà ó ti tán tí sí ìlà ìbá ti sílẹ̀ mọ́ ó ti tán wàlhùkmù yẹ̀dúrù máa ìlàtí wùjúdán wà àdàmà ìdẹ́jọ́ kò sí kí ní ẹ̀nà nìyàn èyí tó wákù ní pé wọ́n ni Mu'awiyah bin al-Hakam radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam inna hadhihi as-salata la yasluhu fiha shay'un min kalam an-nas innama huwa at-tasbih wat-takbir wa qira'atu al-Qur'an rawahu Muslim hadith afaw Mu'awiyah Mu'awiyah bin al-Hakam kana sahaba radiyallahu alaihim wọ́n ni annabi sallallahu alaihi wasallam inna hadhihi as-salat dájúdájú ìrùn wa tẹ́wọ̀n yìí la yasluhu fiha shay'un min kalami an-nas kò tọ́ níbi bẹ̀ ká máa sọ̀rọ̀ nínú àwọn káwà máa sọ láàrin ara wa kò tọ́ wù èyí dúró ká máa rújọ́ wù bí kí ẹ dúró wọn kí ẹ wá ayọ́rọ̀ wù tí yóò bá sọ̀rọ̀ necessity ló lè gbé ọ̀rọ̀ yẹn wá àwọn kìí sí tí wá sọ̀rọ̀ tẹ́yẹnyá èyẹ lè sọ̀rọ̀ lórí ìrún àmọ́ gbogbo ẹ̀ náà pẹ̀lú orí pípé ẹ̀kẹ̀kọ́ ni mẹ́sàlá èyẹ ń kí wọ́n ẹnìkan wá ń lọ ó wá fẹ́ bóyá kan aláfọ́jú ni kásà mọ́ instance kan wá ibi tó wá lọ ibi tó lọ yìí tó bá lọ náà ó lè lọ fọwọ́ gbéná àbí anything wá ní pé ìwá ní ẹdú nǹkan wọn wájú èyí ó kàn sáré sọ̀rọ̀ tí yẹ kì gbé à ẹdú iná wà ń bẹ̀ tọmọ kí wọn tí ò bá sí ẹni ọjọ́ tí àṣà rọ̀ ó ti ń gbogbo sáà lè pé mọ́ eh ìyẹn lè lo tí wà yẹ kì í tí tó wà bẹ̀rẹ̀ description wọn ẹdú ẹdú ẹdú ẹ padà ọya ẹlọ right ẹlọ left ọya lọ́wájú ọya ṣe kíní ah, lórí ìrìn wọ́n lọ́wọ́ fẹ́kàn sí ilẹ̀ kò fẹ́kàn lọ́kọ̀ correct ẹ̀ wọ́n ìpàdà sí bẹ̀rẹ̀ so n tó rí sí tẹ́lì bá gbọ́ ìrìn jáun àní ẹ má lọ́wájú ẹ̀ rí náà ni ok rí náà ok ok ya ẹ sáà bí ó ń bí ẹ dákùn then continue rọrùn àbí ẹ̀rọ ọmọdé tó lè sí in tí ó ní lára òun ló lọ ń fọwọ́kà àbí ló lọ ń súnmọ́ ẹ̀yẹ́ kà lè sọ àwọn nǹkan àbí ẹ̀lẹ́ àṣàrọ̀ láwọn nǹkan tí ó jẹ́ kí ẹni ẹgbọ́ yìí a mọ̀ mú jábọ̀dù kàlàm هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته